الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكفو الله سبحانه وتعالى أترى لكم كاتي ديفونا محمد صلى الله عليه وآله وسلم ní àná àṣàlàyé fọ́nra wa nípa ọ̀rọ̀ asọ́bù ọ̀rọ̀ ìmá ṣe sùúrù wani an ṣàlàyé lọ fọ́nà awaka hadita na buwa muhammad sallallahu alaihi wasallam tánà bí tí ń jẹ́ yíwa pé gbogbo alámarin musulmi gbogbo ẹ̀ tẹ́yẹnyà wallahi dáadáa ni gbogbo ẹ̀ khairi ni gbogbo ẹ̀ ànábì ni tabburu bá ṣe mọ̀mí ní yóò ṣe sùúrù ilé ṣe ni fi ń dájú fún ọlọ́run ti dáadáa bá ṣe musulmi yóò dúpẹ́ kò ní yọ ayọpọra ilé sí ní vindazu Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah wọ́n tẹ̀síwájú wọn ni فهذا الحديث يعم جميع عقديته لعبده المؤمن wọ́n ní ṣẹ̀rí hadithi yíò ó wá kó sínú gbogbo akúdíyà ọlọ́run ọba gbogbo kádàrá tọ́lọ́run kọ kọ̀dọ̀ òtọ́lọ̀bà kọmúnikálùkù tó jẹ́ tọ́lọ̀nkọlé múmìnì lórí wa annaha khayrun lahu idha sabara ala makruhiha wa shakara li mahbubiha bó ni ó ṣe jẹ́ khayr fún bó ni ó ṣe jẹ́ dáadáa fún tí ẹrú bá ṣe sùúrù ní lórí èyí tó kórìíra tó bá dẹ̀ dúpẹ́ tó dúpẹ́ fọ́lọ́run lórí èyí tí inú rẹ̀ tí ò fi sẹ lọ́run ojú méjì tọ́lọ̀ bá fún ọ orí lọ́lọ́run sí fún ọwọ́ má fi sẹ lọ́run fi dúpẹ́ fọ́lọ́run ni mo lọ́sẹ̀ fi dúpẹ́ fọ́lọ́run má fi wọ́n tó dá Kùránì ni ó máa wò in tó jẹ́ tó dá ẹ̀hẹ́ òun ṣe business ẹ̀hẹ́ máa wò àwọn èèyàn má nà ju ohun tí ò dá ẹnu tọ́lọ́run fún ọ ní ìmà látọ̀dọ̀ ọlọ́ọ̀bá ìdẹ̀ra látọ̀dọ̀ ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá ṣàánú rẹ̀ ni má fi sọ tí ò dá má fi kọrin má fi wíwí kú wí má fi dà lóró má fi pẹ̀gàn má fi parọ́ má fi ṣàbòsí fi sọ tó dá ni tó bá ti fi ń sọ tó dá òun dúpẹ́ nù tó bá ti fi ń sọ tí ò dá òun ṣe kèfèrí sọ́lọ́run òun sáì mọ́rẹ́ ní kí ọlọ́run kí ló tó wá fún mi lẹ́nu igan ẹnu kí ló tó wá fi fún mi lẹ́nu nígbà tó bá ń sọ fọ́lọ́run pé mi ò nídìí ẹ̀nà ó kàn ń dàmú mi bọ̀ tí ó kó mọ dúpẹ́ fọ́lọ́run ní ká ah, ọlọ́run mú mọ́ kí ní lórí o nígbà tó bá rẹ́ lómi tójú rẹ̀ tóbi bí ojú ẹja kò sí rí ẹnu ẹlòmí tó bí gbangba báyìí ní kọlé wí etí ẹlòmí tó bí bí etí ehoro wà láì kò lè gbọ́n kẹ̀kẹ́ kẹ gbé gbogbo spíkà ayé sí létí kò ní gbọ́n tẹ́ǹsọ̀ ṣe so wọ́n ní and then kí ẹ wá ṣe sùúrù lórí mọ̀kòrò ìhá èyí tínú ìwà dùn sí bóyá èèyàn ah, kí ní kan wà tó yẹn obìnrin kí ẹni tí yóò ní ah, kí ẹ wá ṣe sùúrù ah, bọ́lọ̀ sí àbí ó dá mo ṣe sùúrù èmi ṣe tèmi wallahi bí mú mi ní ṣe mọ́ ń gbélé ayé ni so wí tó bá lè ní príncipù inú ayé ó para rẹ̀ dànù ó kó bára rẹ̀ ó tún wá ní ní kankan àfintọ́lọ̀ ti kọkó ní náà bóyá wọ́n ti ẹ̀ ọlọ́run fi òsì dánwò wò fákúrù lọ́lọ́ fi dánwò wò kò sówó kò sí kankan ilẹ̀ gbẹ ni tọ́ mọ́ wà á wo tàwọn lómi tán lówó pé àṣìbẹ́lẹ̀ ah, ló lówó yìí àjọ lówó kó wá ma sáka kiri sálọ wájú sálọ ẹ̀yìn ṣe gbásàwó ó rí kó padà dàmú ayé ó wà yí káàkiri ayé ó kàdà padà sí ní lọ́wọ́ fìfò náà lẹ tó bá kó ti wà ní kádàrá kò ní lówó àṣẹ sùúrù lórí àwọn nǹkan àṣẹ sùúrù méjì ni lórí kínáǹgbé sùúrù kéyàn ní sùúrù lórí tọ́lọ̀bá fi kàyẹ̀ nínú tí ní òdù sí ni àṣẹ ṣúkúrù òun ni pé kéyàn mọ́ dúpẹ́ lórí tọ́lọ̀bá ṣe fún yàn tí ní dùn sí ni wọ́n ni wọ́n ni bal hadha dakhilun fi musammal iman kama qala ba'du salaf wọ́n ni kódà ọ̀rọ̀ tá ń sọ yìí gan kìí ṣe pọ́kàn dédé wà bẹ́ẹ̀ nínú ìmánì ni nínú ìnígbàgbọ́ ló ní rúwà tá sọ gẹ́gẹ́ bí apá kan náà àwọn sálàfì sọ pé al-imanu nisfan ìpín kan ní ṣe pẹ̀lú sùúrù ìpín kan ní ṣe pẹ̀lú ká dúpẹ́ ìpín kan ní ṣe pẹ̀lú sùúrù ká ma ṣe sùúrù lórí tínú wa ò bá dùn sí pé ọmọ mi wá kúlé ní báyìí inú bẹ́ẹ̀ ni ojú mi ń da omi inú mi bàjẹ́ ah àbọ̀ ìtùwà ní sùúrù ó yá ẹ jẹ́ á sin bí Islam bó ni súnà nẹ́bí ṣe gbé wá má ṣe ṣe kúṣe o ó yá báyìí báyìí báyìí ẹ ti báyìí bí alhamdulillah ní kálùkù mọ́lọ́lé yóò mọ́ dùnyàn láwọn subsequent days tí yẹn bá ń rẹ́tí bà mọ́ mú mi kò ní jẹ́ kí ìran mọ́ sọ̀sọ̀kúsọ ọlọ́run kí ni wọ́n á sí wá pọ́mọ̀ mí ìsìsẹ̀ ẹ̀kọ́ fún ọ̀fọ́sẹ̀ pọ́mọ̀ mí ẹlùmí mọ́ sọ àwọn sọ̀kúsọ wàláhì tẹ́ẹ̀lẹ̀ ah, believe pé múmi nílé sọ àìnà ìmán ya ahé ìwọ mọ̀ ya mi imani wádà kí náà pè ní imán àwọn wàyí nǹkan òkè ń sọwọ́ múmi nínú ó ti máa bá ọwọ́ àwọn tí wọn ò ní kankan tán fẹ́ pàdé lọ́dọ̀ ọlọ́run ti máa ń bá wẹ́ òun pàwà ní tàà fẹ́ pàdé lọ́dọ̀ ọlọ́run so kò ẹ̀kan bá rẹ̀ lọ́wọ́ tí wà wó ṣe sùúrù ni ẹmùgbọ́n tọ́lọ̀ sọ Ọlọ́run ní inna fi dhalika la ayatin li kulli sabbarin shakur sabbarin shakur Ọlọ́run ní bẹnu tàti sàlàyé fún yíò àmì o àmọ́ wọn ni ó rí àmì gbogbo àwọn sabbar àwọn onísùúrú èèyàn shakur wa kathira shukr àwọn tó ma ń ṣe sùúrù gan-an gẹ́bí ò bá ṣe ma ń sọ wọ́n ni sùúrù tó lè sí òkúta jiná bẹ́ẹ̀ni kódà sùúrù tí islamu ẹ̀ kọwé jùwa ó tún fẹ́ lè ju sùúrù Yorùbá lọ alánàbí ń sọ láǹgbàkẹ́ pé ẹ padà ní àwọn ẹ padà gbé àwọn ìgbàkẹ́ tínú yóò ní dùn nínú pé nínú bẹ́ẹ̀ ni ànẹ́bì ní kẹ́ láwọn olórí tí wọ́n ní fẹ́ràn yín rárá wọ́n ni ànẹ́bì ní kẹ́ isbiru hatta talqawni fil hawd

òjò dá mẹ́ta bí a ká ní tó máa pín òjò tí mọ́ rọ̀ lọ́dún tó máa pín sí mẹ́ta olùkọ̀kọ́ hold one third the following year gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ni tí mọ́ wù ní olè ebi ó bẹ̀rẹ̀ sí ni mọ́ pàwọn yẹn owó máa wà anẹ́bí lówó wà lọ́wọ́ owó pọ̀ tó bá di following year two-third two-third ó pò nulẹ̀ òjò tí ń rọ̀ nulẹ̀ kò ní ju díẹ̀ mọ́ ìkẹ́ tí ó jáde nílẹ̀ díẹ̀ ni tó bá di ọdún kẹta throughout òjò kan ò ní kánlẹ̀ sánmà lórí ayẹta wáyé ni o irúgbìn kan bá yóò ní rú nulẹ̀ ẹ̀yin àgbẹ̀ ẹ bá dára tí ẹ sọ́ ti lọ́dún tàn wí ebi ó sì pa lálà sí sí lára gbogbo ayé ni o oúnjẹ ò ní sí ọdún tó wá tẹ̀lé ẹmọ owó tó wọ́n pẹ̀lú sùúrù o ọdún tó wá tẹ̀lé ni dàjálò wá jáde ìwọ̀n tó bá gbà fún dàjálò ó di kèfèrí dàjálò wá dé pẹ̀lú oúnjẹ pẹ̀lú mímu pẹ̀lú dúkìá arísìkí tó pọ̀ subhanallah alhamdi subhanallah alazim ẹ wo fìtínà bóòlù sí ní wá kó sì tó lè gbà kálọ̀ dàjálò ó di yóò wà wà bẹ́ẹ̀ fún ọjọ́ tó ànábì ni yóò lò 40 days láyé day 1 yóò rí bí ọdún kan day 2 yóò rí bí oṣù kan day 3 yóò rí bí ọ̀sẹ̀ kan day 3 global yóò wà rí bí normal days títí tí tẹ́mù rẹ̀ fi pé tánàbí yẹ́ sáàbì sọ̀kalẹ̀ so rẹ́nu days yẹ lásán ìwọ òun ló lè ṣe sùúrù kọjá days yẹ tó bá bá rẹ̀ láyé báyẹn àwọn mùsùlùmí lè ní bí oúnjẹ ṣe wà ń gbogbo tó àwọn yẹ́ ṣe ń complain wọ́n tún lọ gba sẹ̀mó 5 kg ní sọ́ọ̀sì ní ìsí tí dàjálẹ̀ ìdénú o ẹ̀rù mọ́ ń bà mí kalẹ̀ fáwọn èèyàn pé ah kó dẹ̀ ẹ̀rù ń bà mí kalẹ̀ fún ẹ̀mí ara mi torí àtèmi àti wọ èèyàn ni wá àfi ká mọ́ kọ́ra lápẹ́ àníṣẹ́ gbogbo wa àdì láti jọ mọ́ ṣiṣẹ́ ni a mọ́ kọ́ra wa ń sùúrù àwọn ta ní bùkátà sí táàfi ní sórí búláyà tí ní àmàlìkì àmà òun lágbùlọmọ́ kọ́ra wa kìí sàwọn ẹni rárá a ní kí ni oníjà sórí búláyà àti alkiyama ẹ́dẹ́kun tàbà mọ̀ karaba ń sùúrù kalẹ̀ yìí karama sí mọ́n dúpẹ́ díẹ̀ tó akíbí agbẹ̀rẹ̀ akíbí agbẹ̀rí kẹkàn ló wá kò fún láti rúfó dìdì ọdún kankan àti àtàwọn fámílì àtọ́mọ́ gàrí kẹkẹ́ pẹ́rẹ́ lókun lé kò sí tẹ́jẹmọ́ in tó kù báyìí ọ̀dọ̀ dàjá ló bọ́ sí ó dìkẹfẹ́ bó ló ṣe ìtumẹ̀ ní pé ó pọ́sílù kó mọ́ wà ọmọ rẹ kán mọ́ kú ìṣẹ́jú rẹ báyìí ó sì gbọ́dọ̀ dìkẹfẹ́ nítorí pé fún ọlọ́jẹ́ bóò lè fẹ́ ṣe sùúrù yẹn ṣe báyìí lómi kíláyìn bọ́bí ṣe sí ìlú ẹni ẹ́ ìgbà tí wọ́n sọ mọ́ ìyàwó mi ọ̀rọ̀ ajẹ́ lé ẹwà fà tí wíwí kúrì láìpẹ́ tí ń sọ fún yẹn pé ẹ̀yin náà wo obìnrin ìyá ó fẹ́ sanwó jáàmù owó jáàmù wájẹ́ dẹ̀ wúrú ó jẹ́ làlúrí ó fẹ́ sanwó jáàmù kò sí tó ti lè sẹ́mọ́ àbí kó gbé abẹ́ rẹ̀ kalẹ̀ fọ́kùnrin kí ni wàá ṣe ṣe ọwọ́ lẹ́yìn náà ṣe ẹsẹ̀ lẹ́yìn náà ṣe yìí náà wọ́n ẹwà fà ẹwà àwọn àfà àgbákò ó ń justify pé bóbìnrin yẹn ṣe lọ ṣe zìnà tó kó fẹ́ san 5,000 naira owó jambu kò sí tó ṣe náà tí dàjálì bá dé eléèdè ní ṣe fásitì fáyẹ̀ kan lọ́gbọ́jẹ́ lọ́dà jálì yóò ṣe fásitì fún ìdá dá ẹlọ́jẹ́ lọ́dà jálì kí lára ṣe sóúnjẹ mí wà nígbà tó rẹ ẹni amọ́jọ́jọ́ ọ̀tá ọ̀rẹ́ ògbé ti ẹlẹ̀ ìgbọ́n náà yóò mọ̀ pàwó yẹn ẹni tẹ́ mọ́ ń pàwó ohun ẹbẹ̀rún ọlọ́run ọ̀tá òtọ́tò bá ti wá gbọ́n ọ̀rẹ́ ògbé ti ó di kèfèrí àbí àwọn àfóò ṣe fásitì alọ́dọ́ta wí lórí pé ẹyẹ èèyàn ẹ lọ́dọ̀ Dajjal lọ jẹun ṣé kẹ wá kú sílé ni ó wà kú bí mú mi ni ó ṣe ṣe láwọn àsìkò ṣé wọ́n tó rí bí mú ìmánì ẹ̀gẹ́ jáde lásìkò tàwà ẹlòmíì a naira lọ́fẹ́ gba ìmánì 2k péré tí ó ń tó nẹ́tán láàrin 10 seconds yóò sì di kèfèrí ẹlẹ́bọ sangiliti kò sì níṣẹ́ nǹkan mọ́ Islam ṣe bóòlò ìfẹ́ ṣe sùúrù ní tẹ́mù Dajjal eh ẹkún pamí fúnra mi àtàwọn ìyá mi nínú ẹ̀sìn bóòlò láṣẹ ṣe tásìkò ìbá díbá wa tàbá nípa sọ́bùrù Ọlọ́run ni àwọn tí wọ́n jẹ́ sọ̀báàrì àwọn tí wọ́n jẹ́ onísùúrù ṣàkóòrù tí wọ́n dúgbẹ́ fọ́lọ́ba wọ́n ni wà ìdá àtàbàrà al'abdu àdínà kúláhù tẹ́rù tó bá ma ń ronú tó bá jòkó tó bá wá gbogbo ẹ̀sìn látòkèdélẹ̀ tó bá gbogbo ẹ̀ ọ̀rọ̀ ahù yẹ́rù bí jùmlátìhì ó rí wípé ah, ẹgbó gbogbo ẹ̀sìn lápapọ̀ ní o gbogbo ẹ̀ ń padà síbi ìlà sọ́bẹ̀rẹ̀ wà ṣókẹ̀rẹ̀ hẹ́rì pé ẹdú gbogbo ẹ̀sì gan padà sí méjèèjì yìí ni sùúrù àti mọ̀dúpẹ́ wa dhalika li anna sabra thalathata aqsamin ìdí ni wípé sẹ́rí sùúrù mẹ́ta ló pín sí kí láwọn pín mẹ́ta yẹ abẹ́rẹ̀ bí ní ọ̀la insha Allah láti gbọ́ àwọn ìpín sùúrù kí wọ́n náà lè bá gbọ́yé pé hey ṣe mo láwọn ìpín sùúrù lára